يا داود إنا جعلناك خليفة في الأرض فاحكم بين الناس بالحق ولا تتبع الهوى ولا تتبع الهوى فيضلك عن سبيل الله إن الذين يضلون عن سبيل الله لهم عذاب شديد بما نسوا يوم الحساب أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون أياما معدودات فمن كان منكم مريضا أو على سفر فعدة من أيام أخر وعلى الذين يطيقونه فدية طعام مسكين فمن تطوع خيرا فهو خير له وأن تصوموا خير لكم إن كنتم تعلمون شهر رمضان القرآن هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليسر ومن كان مريضا أو على سفر فعدة من يريد الله بكم اليسر ولا يريد بكم العسر ولتكملوا العدة ولتكبروا الله على ما هداكم ولتكبروا الله على ما هداكم ولعلكم تشكرون وإذا سألك عبادي عني فإني قريب أجيب دعوة الداع إذا دعان فليستجيبوا لي وليؤمنوا بي لعلهم يرشدون صدق الله العظيم الحمد لله رب العالمين الذي فرض على عباد المؤمنين الصيام أحمده سبحانه وتعالى واشكره وأؤمن به وتوكل عليه واستغفر واتوب اليه واستعين واستهديه واعوذ به من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهديه الله فالمهتدي ومن يضلل فلا هادي له وأصلي وسلم على خير خلقه محمد بن عبد الله صلى الله عليه وسلم وعلى آله وأصحابه والتابعين وتابعيهم بإحسان يوم الدين ما بعد ọpẹ́ ni fún Ọlọ́run alhamdulillah adúpẹ́ fún Ọlọ́run alhamdulillah àwa parí ọpẹ́ pẹ̀lú gbólóhùn alhamdulillah ya rabbil alamin wọ́n ní tí ẹ̀dá bá ma inú rù a ma ọ̀pọ̀ ẹ̀dú ẹ̀rí ó dàbí àná tí a parí Ramadan Ramadan mi ló tún wọlé dé yìí adúgbà fọ́lọ́wọ́n bá alhamdulillah àmì tí ọlọ́wọ́n bá ṣe fún àmà lóore torí wípé inú Al-Qur'an Karim ní àwọn àyà tó pọ̀ fún àpẹẹrẹ suratu Ibrahim àyà ẹlẹ́ẹ̀keje àyà 34 a rí àwọn àyà méjèèjì ó ń sọ̀rọ̀ ẹ̀pẹ́ látara oore tọ́lọ́ọ̀bá alékọ́lá tó sì fún wa torí díẹ̀ lè ní ní síwájú gbogbo nǹkan náà ni ìfi oore hàn sólóore so ìdúpẹ́ fọ́lọ́ọ̀bá tí ọpẹ́ tọ́tọ́ ọpẹ́ yẹ ọlọ́ni la'in shakartum wa idh ta'adhana rabbukum la'in shakartum tó bá sóre fún yín tẹ́ bá lè dúpẹ́ oore náà òun ó ṣe àlékún oore inna azabi lashadid ọlọ́run ní ìyẹ̀wò ọlọ́run ìyà tó lé ní o ìrọ̀ ọlọ́run a ma ń tó sí fún àmà lóore alhamdulillah a sì ń fi ẹ̀mí ìmúore hàn alhamdulillah àwọn orí pọ̀ ní àyà 34 وآتاكم من كل ما سألتموه gbogbo nǹkan tẹ́ẹ̀kú ń bí un léèrè rẹ̀ ló ń fún yín bẹ́nu yí tó bèèrè ọmọ ta fún lọ́mọ ń bẹ́nu yí tí lọ́kọ tó bèèrè ọkọ ta fún lọ́kọ ọ ń bẹ́nu yí tí ò níyàwó ta fún níyàwó ọ ń bẹ́nu yí táìsàn ń fún o náà fẹ́ dùn ipò ọ̀nàrébù ọ fẹ́ dùn ipò gọ́vùnà ọ fẹ́ dùn president bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ọ fẹ́ sí house of rep house of senate àti àwọn pòmí náà táà máa lélẹ̀ ayé ń bí tẹ́ẹ̀tọ̀ rọ́dọ̀ àwọ̀ وإن تعدوا نعمة الله لا تحصوها ẹ bá wá ní ẹ fẹ́ máa ṣe ní èjì ẹ̀ta orí ohun ọlọ́run ẹ lè kátàn innal insana lazulumun kaffar ọmọ ẹ̀dẹ́ èyàn jẹ́ alábòsí aláramú orí jẹ́ ìrẹ́ ọlọ́run à ń bẹ májàjẹ́ alábòsí àmín májá jẹ́ alára mórí jẹ́ àmín tàbá wo ẹ̀yìn àrípọ̀lọ̀ bá ṣe tó pọ̀ fún wa alhamdulillah tí ẹni kọ̀kan bá wúra rẹ̀ àrípọ̀rẹ̀ pọ̀ kódà ní suratu Luqman ní àyà 20 gbọ́lọ́ọ̀bá àlíkọlá tó ń sọ ń fún wa ألم تروا أن الله سخر لكم ما في السماوات وما في الأرض ọlọ́nsẹ́ ẹ̀mà ni pé òun ọlọ́run ló ń rọrùn tí bẹ́nu sánmà àtìlẹ̀ fún yín ìtẹ́ ẹ̀jẹ ni ìtẹ́ ẹ̀mù ni ìtẹ́ ẹ̀wọ̀ ni ìtẹ́ ẹ̀gùn ni ìtẹ́ ẹ̀sùlẹ̀ lórí ni ìtẹ́ ẹ̀mù ni ìtẹ́ ẹ̀fí gbádùn ni ọlọ́run láwà orí wọn ọlọ́run ó ń dalẹ́yìn lórí ó wá ń bẹ̀ẹ̀bẹ̀ ìtọ́ hàn ó ń bẹ̀ẹ̀bẹ̀ tí ó hàn wa minan nasi man yujadilu fillahi bighayri ilm ọlọ́lẹ́ tó wá burú jù ẹni asóre fún tọ́pọ̀ tó báyìí a tó wá máa bọ́lọ̀n ṣe fanfà láìsí ọ̀nà àmàkan fún láìsí wé kan atọ́nisọ́nà tí ìfọ̀nà hàn ní ìtùmọ̀ sí fanfà a máa bọ́lọ̀ jiyàn ọlọ́run pé báyìí ni mo fẹ́ kó ṣe ó tún wà bọ́lọ̀ tánà bá wo àwọn àyà yìí a rí pé àyà tó fi hàn ní pé orí pọ̀tọ̀ lọ́pàá fún wa àti hàn ṣùgbọ́n táwọn náà bá wo ẹnìkọ̀ọ̀kan wa agawada akúrá ní mùsùlùmí ẹ wo àwọn oore tọ́lọ máa ṣe fún wa àkọ́kọ́ oore tó jóore lọ ní ìmọ̀tòlì ìsìlá oore pọ́lọ̀ sá mùsùlùmí kò sí fòwúra ní ìmọ̀tòlì ìmán oore pé agbọ́lọ́ngbọ́ ẹ̀bùn ní gbogbo ẹ̀kọ́ gbọ́lọ́wọ́ bá gbọ́ alhamdulillah gbogbo ẹ̀kọ́ lọ́n ṣe mùsùlùmí ní ìmọ̀tàlá àyà orí ìsẹ̀mí bẹ̀lá bẹ̀láyé wọ́n ní ìmọ̀lá àáfíà orí àlàáfíà wọ́n ní ìmọ̀tàlá risk orí àrísìkí à ń jẹ à ń mu láyọ̀ wọ́n ní ìmọ̀tàlá taufik ni'matu taufik oore kí ẹsẹ̀ kò ń gẹ́ dáadáa ẹ̀rì wà ní ìmọ̀lẹ̀ amni wal aman ni'matul amni wal aman orí ààbò ẹni tó bá mọ́ tí lọ lórílẹ̀ ayé ní ọ̀pọ̀ tí a ń sẹ̀mí nílùú wa lè ní tọ́lọ́hùn pé kó rí wàhálà ajínigbé ògbé ẹ̀rì àwọn apanijẹ ayé ọ̀pá gbogbo ilé ìhòrè ni alhamdulillah àmàlóore o alhamdulillah àmàlóore o alhamdulillah kọlọ́n kọwà sàlékún dáadáa wa àmín gẹ́gẹ́ bí ṣe wa nígbà bá fẹ́ ní ọdọọdún a máa ń ṣàdúà fọ́wọ́n tàà jọ sẹ̀mí lọ́dọ́gọjá jọ sí láyé máa lè nì tó pé dédé ìsìn ọdún tó kọjá aná mi lọlẹ̀ wọ́n mi lókè àjọ gbà àwẹ̀ ni àjọ bẹ̀rẹ̀ àwẹ̀ ni àjọ parí àwẹ̀ ni sùmọ́lé ní à ń gbàwẹ̀ lẹ́yìn wọn wọ́n súnmọ́ apẹ́kípẹ́kí nǹkan bẹ wọ́n jìnà sí wa wọ́n gẹ́gẹ́ bí Islam suratul Ashir ní ayẹ ẹlẹ́ẹ̀kẹwàá gbogbo àwátá bá kù láyé iná làwọn tí a ti lọ ní ajá ní gbèsè ká máa fún wọn والذين جاءوا من بعدهم يقولون ربنا ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان Ọlọ́run ní àwọn tí wọ́n dé tí wọ́n wá lẹ́yìn àwọn kan Ọlọ́run bá ṣàpèjúwe fàpẹẹrẹ nígbàtí àwọn ànábì Ọlọ́run ò sí láyé mọ́ tí ó sí Núhù láyé mọ́ kò sí Ibrahim láyé mọ́ kò sí Sọ́ọ̀lù láyé mọ́ kò sí Musa láyé mọ́ ànábì Muhammad dé sallallahu alaihi àwọn dáa yìí dáa àtàwọn ànábì ọlọ́run tọ́lọ́run bá rán kánábì tó dé àwọn yẹn síwájú ànábì àwọn yẹn rèé wọ́n jẹ́ ànábì ní kánábì tọrọ àforíjì fún ọkọ́sàdúwà fún wọn nígbà ànábì náà dé sallallahu láti gbàtàn sàábé tí wá lọ gbogbo ọjọ́ wá lẹ́yìn wọn o náà ní a ní gbèsè àforíjì àwọn tí a ti lọ yẹ lọ́rùn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tó wá fi dùn ní wọ́n àbá wá ńláńláńláńlá tí a ti lólé ayé lọ tí a ti lọ sheikh kamaluddin al'adabi rahimahullah bàbá sheikh adam rahimahullah bàbá sheikh wa murtala bisalam rahimahullah bàbá sheikh abdulbaki rahimahullah bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ wọ́n lọ wọ́n ti lọ ẹ̀rí ọlọ́wọ́ ní kí láàmà sí ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ọlọ́lá ma sọ pé باو foríjì wọn wali ikhwanina gbogbo wọn ọmọ ìyàwó ni wọ́n kódà gbogbo ìwàwà ni wọ́n nínú Islam ọmọ ìyàwó ni wọ́n alladhina sabaquna bil iman àwọn tí gba wájú wa ní àfijù wá lọ ní pé iman ìgbàgbọ́ tí wọ́n ti gbé lọ wọ́n fi ìgbàgbọ́ síwájú wa wọ́n fi kújù wá lọ wala taj'al fi qulubina ghilla ìrọ̀ ọlọ́mọ́ fi sínú ọkàn wa ìkórìíra lílẹ́bí na ámànú inú níbí ni sàmùjẹ́gbọ́n ọba gbọ́ rọ̀bánà torí díẹ̀ ló fi jẹ́ èèwọ̀ fáwa mùsùlùmí gbogbo bàbá bàbá tí a ti lọ yìí tí a jí sí ọlọ́ọ̀bá àgbọ́ ọ̀sọ̀ àìdá wọn àgbọ́ ọmọ bínú wọn àgbọ́ ọ̀kan wọn lábùkù àgbọ́dọ̀ wọn wọ́n lẹ̀ ẹni ọlọ́run ni wọ́n gbogbo wa kù díẹ̀ káà tó jẹ́ bá ṣe àtọ̀rọ̀ àforíjì fún wọn ni torí pé wọ́n ti ṣiṣẹ́ wọ́n sì ṣiṣẹ́ ṣe ajẹ́bọ́sẹ́ wọn iná ní gbogbo àwa iná kọlọ̀n wájí káwà náà jẹ́ síwájú rí fún àtó ń bọ̀ àmín ọlọ́wọ́ àpàdẹ̀ ra'ufur rahim ọba láàánú ní ọbọ̀ oníkẹ̀ ní wọ́n jẹ wá ní kásàdúà fún wọn tó gbóúnjọ́ kan bẹ̀tá náà lọ bá wọn ọlọ́ni kullu nafsin dha'iqatul maut kullu nafsin dha'iqatul maut ọmọgbọ́ ẹ̀mí kọ̀ọ̀kan náà ni ó lọ tó kú ẹ wá rí lẹ́nu ọdún tó rí kọjá yìí àwọn kan náà tó lọ́nà àwọn afáwà tí ó ẹ̀pẹ̀ rárá ní ilẹ̀ Saudi Arabia Sheikh Salih al rahimahullah àwọn kú ní ọjọ́ alárúbà tó jẹ́ ọjọ́ kejì ní oṣù kẹfà ọdún àwa mùsùlùmí ní ọdún tàwà 1443 tó ṣe déédé 5 January 2022 bàbá ìrẹ̀ alimun kebir àfáàgbà ni wọ́n ilẹ̀ Saudi Arabia ọlọ́run fún ẹlẹ́mì gígùn wọ́n lò 90 years àádọ́rùn ọdún ni wọ́n lò láyé adájọ́ ni wọ́n tẹ́bá ń gbọ́ adùkìbárò lámà àwọn ìgbìmọ̀ aláàfà ńláńlá àwọn àgbààfà nílẹ̀ Saudi Arabia jẹ́ kánbẹ̀ wọ́n jẹ́ ọdọ̀ fi rọ́bdà alam islami ó ti lọ ọlọ́mbà ní kẹwọn àmín bẹ́ẹ̀ náà ni ọ̀kan àwọn àfáwà nílẹ̀ Iraq al Muhammadu Mahruz al àwọn náà ti lọ bọ́ ọlọ́run ọlọ́wọ́ bá bá ní sekú ní tún fún wa ní ọmọ iraq láwọn Baghdad àwọn kú ní ọjọ́ alamisi ní 10 February 2022 tàwà ń bẹ̀ ọlọ́mbà ní sekú ní sinmi fún wa àmín àwọn náà dàgbà 81 years náà lò láyé ẹ̀rẹ̀ alimun kebir fakir hmm. àfáà ni wọ́n onímọ̀ ni wọ́n mọ̀hámi wọ́n tó jẹ́ adájọ́ àbí wọ́n tó jẹ́ lọ́yà kọlọ́wọ́ bàdìkọlá kó bá ń forí jìn kó bá àmín díẹ̀ ta lè sọ inú àwọn àfá àgbáyé nù ní Pakistan àìmọye ní Turkey àìmọye ní Kuwait àìmọye ní Sudan àìmọye láàpàá lálẹ́ tí wọ́n lọ ní àyíká wa bíi àwọn àgbà méjì kan bẹ tí a ń ṣe biribiribi nínú ìdàgbàsókè ẹ̀sìn àgàláàrin àwọn ọ̀dọ́ mùsùlùmí inú wọn ni Professor Abdulkarim Hussein lẹ́kọ̀ọ́ wá ń bí ní Lagos nísàlẹ̀ wá ń bí àwọn náà rí kò sẹ́lẹ̀ tó lè jẹ́ MSS àgàgà àwọn first pioneer wọ́n tí ó kọ́ dẹ́ mẹ́sẹ̀ sílẹ̀ àjọ́jọ́ pọ́lé wọn tí wọ́n pàwọn bàbá yìí àwọn náà jáde láyé lọ́dún iná ni àwọn náà jáde láyé ní December 27, 27 December 2021 wọ́n sì sì jáde láyé náà ni Ọlọ́run bá àdíkọba ní foríjì wọn àmín Ọlọ́run ní káwọn náà sẹ̀mí wọn àdín ní ọmọ 82 years wọ́n ìsọmọdé ọ̀jọ̀gbọ́n ni wọ́n onímọ̀ ọ̀rọ̀ nípa mẹ́sìn òun náà gbọ́n ilé lórí ẹ̀rí wọ́n sì jẹ́ olùpẹ̀pẹ̀ ńlá tó pé àìmọ́ iye àwọn ọmọ náà ti pàṣẹ wọn lọ sí Sudan láti lọ kẹ́kọ̀ọ́ láti lọ gbóyè jọ́nà lọ́n wọ́n ní àwọn akẹjẹ tó pọ̀ wọ́n sì kọ̀wé tó pọ̀ Ọlọ́run bá ní foríjì Det Ibrahim Ahmad ní Kaduna ìbẹ̀lẹ̀ àwọn ti jáde láyé gbogbo ẹni tó bá ma bàbá yìí náà a máa pé èèyàn ní tí wọ́n sì gbìyànjú àwọn jáde láyé ní December 30 2021 kọ́lọ̀ ọba ìlẹ́kọ́lá kó bá ní foríjì wọn àmín kó bá ní kẹ́ wọn àwọn ni wọ́n jẹ́ Supreme Council for, for Sharia ó ní olórí ìgbìmọ̀ yìí tó wá sí pé ń gbà tí wọ́n jáde láyé iná lọ́wọ́ adégbé bàbá wa gbà ní ìlú Ìwó bàbá ṣe Hadiatullah Abdulrasheed Hadiatullah ọlọ́run bá ní lọ́rẹ̀ bàbá náà àmín ọlọ́run bá ní ṣe àlékún ìlera fún wọn àmín iná bá dáadáa àwọn náà gbàdà jẹ́ olórí ìgbìmọ̀ lọ́wọ́lọ́wọ́ tó pọ̀ náà jẹ́ igbákejì dókítọ̀rì gbogbo àwa tí ajá àfà nísàlẹ̀ ń bí làá máa ń lọ sí mítìnì lókè ọya lórí ọ̀rọ̀ ẹ̀sìn náà ni àbàbá yìí náà tó náà ti lọ bọ́lọ̀ àjọgbà gbogbo dáadáa kọ yìí àjọgbà àwọn ọdún tó lọ ní àbí ọlọ́ọ̀bá kọlọ̀bá ní foríjì wọn kọlọ̀bá ní kẹ́ wọn kọlọ̀bá ní bẹ́ẹ̀ náà lára àwọn ọmọ ya wa bí yahudu arugundáde aburukọ yíyà kọlọ̀bá ní foríjì bá ní kẹ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ bẹ́ẹ̀ náà láìpẹ́ yìí àléfà bàbá wa àgbájì aná jáde láyé ní ọ̀pẹ́ àwọn ẹni wọ́n kú káyìn lásìkò tí yà wà yìí nínú àwọn èèyàn ńláńláńláńlá àbí ọlọ́ọ̀bá ọlọ́run bá ní pa àṣìṣe wọn rẹ̀ ọlọ́run bá ń sìnkú nísìmí fún wọn ẹni tó wá tó jẹ́ àròlé lọ́wọ́lọ́wọ́ náà ní àgbájí ọlọ́run bá wà pẹ̀lú wọn bá ní dúró tì wọn a kàn dárúkọ àwọn eléyìí ni àwọn èèyàn pọ̀ tó ti lọ àgbọ̀dọ̀ má síbẹ̀ اللهم اغفر لهم وارحمهم امين اللهم اغفر وارحمهم امين اللهم اغفر وارحمهم امين lọ bá ní kan bá ní gẹ̀ wọ́n àmín àwọn tí lọ́nu ká mọ̀ pé ó pọ̀ yá ìjọ kan bọ̀ tọ́nà lọ bá wọn eléyìí òun náà ni ọ̀rọ̀ ti síwájú awàrí ńgbà tí wọ́n fẹ́ bẹ̀rẹ̀ wá sílé ní wọ́n kí àwọn àyà kan fún wa inú súrátù Baqara òun náà ni àyà àwẹ̀ ọlọ́lápẹ́tẹ́ gbọ́lọ́ bá gbọ́ kútìbá aláìkúmù síyàm a sí àwẹ̀ lọ́rùn ẹ̀lẹ́ lórí kàmá kútìbá alẹ́lẹ́fínà ní kọ́bẹ̀lẹ́kún bá ṣọ́lọ́rùn lórí àjá síwájú yìí láàlẹ́kún tẹ́tẹ́kún kẹlẹ́bà páyọ̀ ọlọ́run eléyìí láàfírí pé àwa mùsùlùmí brọ̀mánù bá ti dé ọdún ló dé yẹn mọ́ọ̀sùmùl khairat wal àsìkò orí ní àsìkò albarka ní sharul Qur'an oṣù alùkùránì karim sharul qiyam oṣù ká máa lẹ́lẹ́ ká máa májú ká máa yanáfílà fọ́lọ́wọ́ bá sharud du'a ó ká máa ráwọ̀ sọ́dọ̀ ọlọ́pọ̀ bá ní kọlá ká máa bẹ́ sharud dhikr ó tó pé ká pẹ̀lú gbogbo dáàbí súnmọ́ ní ìṣe ní ìwà ẹ̀rì sharul ihsan kò dáàbí máa ṣe rere sharur rahma oṣù àánú oṣù kẹ́ sharut tauba ò dáàbí túbá lọ sí ọ̀dọ̀ ọlọ́ọ̀bá gbogbo eléyìí náà ni Ramadan mú wá sharut taqwa kìí sáàwẹ̀ pé mọ́kàn gbàwẹ̀ lásán àwẹ̀ tó gbọ́dọ̀ bí dáadáa sí wa lára ní ọlọ́ni láàlákùn tàtàkù láàlákùn tàtàkù ẹgbọ́n tó fẹ́ bẹ̀rẹ̀ àyà ní yóò lè bí na àmànù ní dáòlì ìmáni ìpèpè àwọn ẹni ọlọ́run tó gbọ́lọ́ gbọ́ kọ̀kọ̀bó yá yóò anas kú mọ́ pé yíyàn kódà kò pé yá yóò ni mùsùlùmù gbogbo yí na àmànù ní tẹ́ gbọ́lọ́ gbọ́ torí ìdí ẹ̀ ló gbọ́rọ̀ àwẹ̀ tó délẹ̀ ọ̀rọ̀ ìgbàgbọ́ ni torí ìdí ẹ̀ lágbàgbọ́ lára mùsùlùmí ìwà ìgbàgbọ́ iṣẹ́ ìgbàgbọ́ ọ̀rọ̀ ìgbàgbọ́ ìmúra ìgbàgbọ́ ilé ọ̀nà ni ibi tí a fẹ́ dó sílẹ̀ ni pẹ̀lú gúlọ́dọ̀ ọlọ́n tó ọlọ́run ọba àlekẹ́ ọlájẹ́kárí ògùn oṣù yìí àmín sì fún wa ní àlàáfíà tàbí gbà á àmín sì fún wa ní àrùkù tàbí gbà á àmín sì kásì kò ń gẹ ọlọ́run oyún sí wa tí wọ́n ní kàlọ́ خيره وشره الحياة بعد الموت لا إله إلا الله آمنت بالله وملائكته وكتبه ورسله واليوم